إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله adúgbẹ́ fún ọlọ́wọ́ subhanahu wa ta'ala tí ó tún jẹ́ kó rọrùn fún wa láti pé kí á jọ púpọ̀ lónìí láti kẹ́kọ̀ọ́ nípa ìgbésí ayé annabi sallallahu alaihi wasallam an bẹ̀rẹ̀ ọba subhanahu wa ta'ala kó mọ́dún wọn ni ládàrẹ̀ kó ṣe wá ní kanú àwọn tí ó tẹ̀lé annabi sallallahu alaihi wasallam lójọ ogun ìdè wa òun náà níbi tí a ti ń tọ́ láti gbọ́yé àbó ni wáhí ṣe bẹ̀rẹ̀ fún annabi sallallahu alaihi wasallam àti ìgbésẹ̀ tán annabi sallallahu alaihi wasallam gbé àti àwọn nǹkan tí ó so papọ̀ ma so àwọn ká fúnra wa hadithi bí wáhí ṣe bẹ̀rẹ̀ hadithi bad'ul wahyi so hadithi bad'ul wahyi nígbàtí hadithi tí yàlá wa aisha gbàwà tó ní awwalu ma budi abihi rasulullahi sallallahu alaihi wasallam min alwahyi arru'ya as-salihatu fi an-nawm nípa nǹkan alákọ̀ọ́kọ́ tán fi bẹ̀rẹ̀ wáhí fún annabi sallallahu alaihi wasallam wọn ni arru'ya as-saliha wọn ni bí annabi sallallahu alaihi wasallam ń rí àwọn àlá tí ó jẹ́ òdodo àbí tó dá lójú oorun so àwọn ká lọ nínú Fathul Bari àlàyé hadithi láti gbọ́ yí dáadáa àti pé àwọn abala rẹ̀ kọ̀ọ̀kan náà ní ṣe pẹ̀lú síra so nígbà tó pé wọn ò ti dákọrẹ̀ nínú tíra tí àwọn wò lọ so káwò nínú túnmà hadithi so wọ́n ní ibi táwádé òun náà ni ibi tí wọ́n ti ń sọ pé ah, Khadija radiyallahu anha so zawjatun salihah ummul المؤمنين ní pé ó wá mú annabi sallallahu alaihi wasallam ó mú lọ sọ́dọ̀ Waraqah wọ́n ní fantalaqat bihi wọ́n ní Khadija radiyallahu anha ó lọ pẹ̀lú rẹ̀ that is ó lọ pẹ̀lú annabi Ibn Hajar sọ pé madat ma'ahu that is ó lọ pẹ̀lú rẹ̀ wọ́n ní falba'u lil musahaba wọ́n ní bá ilé fún so ẹwà dúró àǹfàní tí Ibn Hajar ti ṣe wà lábàlá tó jọ mẹ́lẹ̀ lárọ́ so in tó fi ṣe pé tíyàn bá jòkó ti hadith annabi sallallahu alaihi wasallam ọ̀pọ̀lọpọ̀ rí ọ̀pọ̀lọpọ̀ ìmà òun ni ó rí so òun ni ìpìlẹ̀ ìmálẹ̀ ìpìlẹ̀ núur tíyàn bá jòkó ti Qur'an àti àgbọ́yé Qur'an lójú méjèèjì ní gbogbo àwọn ẹtútù rẹ̀ àwọn abala rẹ̀ ẹ̀rí pé báà kan wà tí wọ́n ti sàlàyé fún wa báà wo ni tẹ́lẹ̀ báà ó tún nìkan albayaniya so albayaniya ni pé uh, min kan wà tán ti sàlàyé fún wa pé min bayaniya ni ok bá ń sọ àbí so min nìyẹn ti ẹ̀bẹ̀ so wọ́n ni uh, wọ́n ni falba ulil musahaba wọ́n ni bá ilé ó túnmọ̀ pé nǹkan accompany kan ni that ní pé èmi àti ẹ̀ awájọ lọ so àbí fantalaqat bihi khadijatu ní pé khadija wá mú lọ hatta atat bihi waraqata ibn nawfal ibn asad ibn abdul uzza ní pé tí wọ́n sì fi mú lọ sọ́dọ̀ waraqa ibn nawfal so ibn asad ibn abdul uzza ibn ammi khadija wọ́n ni waraqa bi fathir wọ́n ni wà Waraqa Ibn Hajar sọ pé Waraqa pẹ̀lú pé wọ́n fún ọ̀rọ̀ yẹn ní fatha ni wọ́n ni wà qawluhu wọ́n ni gbólóhùn rẹ̀ tún sọ pé ibn ammi Khadija wọ́n ni huwa bin nasb pẹ̀lú nasb rí huwa bin nasb ibn èyí ó fún ibn yẹn ní nasb ni wọ́n ni wà yuktabu bil alif èyí ó tún wá fi alif that is hamzatul wasl so èyí ó fi sí so ibn wọ́n ni wà huwa badalun min Waraqa so wọ́n ní i'rabu rẹ̀ ni pé badal fún Waraqa ló jẹ́ that is ẹni tí wọ́n mú lọ òun náà ni gini òun náà ni Waraqa ẹni tán mú lọ òun náà ni ibna ibna ammi Khadija so ilé ìdẹ́ sí pàtàkì gẹ́ láwọn àyè mí tí a bá fẹ́ pàápàá jùlọ ibnu àwọn èèyàn máa ń sí wọ́gan so lápẹẹrẹ tí a bá sọ pé ibnu Taymiyyah so tàwọn pé Ahmad ibn Abdussalam so so ah eh, ni pé ahmad ibn taymiyyah ṣé ahmad ibn tay ahmad ok jẹ́ ká sọ báyìí so ahmad ibn abd al-halim ibn taymiyyah ṣé ahmad ibn abd al-halim ibn eh ṣé pé abd ibn taymiyyah la sọ ní àbí ahmad ibn abd al ibn taymiyyah ẹ ká kọ́kọ́ ka ilé yìí so bọ̀kárò ní sídára wọ́n ni Waraqa ibna ammi Khadija so ibna ammi wọ́n ni bin nasbi torí pé Waraqa yẹn ní pé ibna yẹn ò bá dàlì ló jẹ́ fún kíni ló jẹ́ fún Waraqa التابع المقصود بالحكم بلا واسطة هو المسمى بدلا ابن ابن مالك صحيح so التابع المقصود بالحكم بلا wasitatin huwa al-musamma badala wọ́n ní wa huwa badalun min waraqah wọ́n ní aw sifa aw bayan àbí kó jẹ́ sífà àbí kó jẹ́ àtù bayan wọ́n ní wala yajuzu jarruhu wọ́n ní ibnan bíbá yóò kò wá tọ́ka fún ní jarruhu fa innahu yasiru sífàtán li Abdil Uzza torí pé tàbá fún jarruhu yóò di sífà fún Abdil Uzza ẹ jẹ́ ká padà síbi ó kọ Waraqah Waraqatu hatta atat bihi waraqata ibn naufali ibn asad so ibn asad ibn abdul uzza so ibn ammi khadija so tó bá fi sọ pé ibn ló jẹ́ so sífà ni ó jẹ́ fún kíni abdul uzza oye wa laysa kadhalik kìí sì ṣe ìtàngbà ni so now ní sinna tàbá wò ahmad ibn abdul ibn taymiya ni àbí ibn taymiya ni ó jẹ́ méjì ahmad ibn abd al halim tàbí ahmad ibn abd al halim ibn taymiya àbí ahmad ibn abd al halim ibn taymiya ẹwọ́n méjì kí but say ṣe Halim sọ́wọ́n lè say ibn taymiyyah hmm. ibn náà ni ibn taymiyyah tó pé Halim kọ́ ni ọmọ ibn taymiyyah ó yìí dàpẹ́ bóyá bí ṣe gap kan náà ó yìí kú gáàpù ẹyọ kan láàrin òun àti taymiyyah so to tó bá wá jẹ́ báyẹn ó túmọ̀ pé sífà ni ibnu taymiyyah yẹ jẹ́ fún eh, ahmad oye kìí sífà fún kíni kìí sífà fún bàbá rẹ̀ so yíba so gẹ́gẹ́ bí ní sọ pé eh, kílùkọ́ rẹ̀ ibnu malik sítawà sọ pé ibnu malik so a ti gbọ́ nǹkan sọ yìí ẹ má nǹkan tá a fẹ́ kà so one two three bí three pages lani tó sì yẹ ká parí ẹ̀ lónìí wọ́n ní wàlá katbuhu bi ghayri alif wọ́n ba bákan náà wọn ò ní kọ́ alif wọ́n fi fún wa ní kọ́ídà kan tá ma fi bá ibùn lò tó kọ́ídà tó sáǹfàní gan wọ́n ní wàlá katbuhu bi ghayri alif wọ́n ba bákan náà èyàn gbọ́dọ̀ kọ ibùn yẹn láìsí alif torí bí kíni li'annahu lam yaqa' bayna alamayn torí pé ibnu òyìn ò wá láàrin alamu méjì ó túnmọ̀ pé tí ibnu bá ti wá láàrin alamu méjì lámọ̀ sí kíni lámọ̀ pa alifu rẹ̀ rẹ̀ tí ó bá ti wá láàrin alamu méjì àní sí kíni à nípa alifu rẹ̀ rẹ̀ so ilé qaida tó sáǹfàní gan nínú imla ni oye ibn ya parí torí pé ti wá láàrin kíni alamu méjì bọ́ ti rú bíbà ẹwọ nǹkan tí wọ́n sọ wọ́n ní hatta atat bihi waraqata ibn naufal ibn asad ibn abdul uzza ibn ammi khadija kò wá láàrin alamu méjì ó wá ní sífà fúkini fún waraqa ni so so alifin yóò wà ń bẹ ẹwà gbogbo àti wọ́n kọ waraqata ibn naufal sẹ́rí ẹ̀rí pé alifu tí àwọn òfin sí so kọ́ídà tó ṣàǹfààní gan nínú ìmúlára ni wọ́n ni wa kana imra'an wọ́n ni Warqa yìí sì jẹ́ tó sì pé tanassara fil jahiliya wọ́n ni ó dínà sọ́rọ̀ nígbà jahiliya so wọ́n ni Warqa ibn Nawfal ó dínà sọ́rọ̀ nígbà jahiliya Ibn Hajar fẹ́ sàlàyé lẹ́yìn wọ́n ni tanassara wọ́n so qawluhu tanassara wọ́n ní gbólóhùn tó wọ́n bí hadithi pé tanassara èyí sọ́rọ̀ nasraniyan níbo di nasọ́rọ̀ ó di christian bàyíró christian wọ́n ló di wọ́n ní wa kana qad kharaja huwa wọ́n ní o wa zaidu ibn amr ibn nufail so ibn nufail wọ́n ní òun àti ibn amr ibn nufail ní pé wọ́n jọ jáde àti sọ́jọ́ travel lamma nígbà tó ṣe pé kariha ibadatal awthan nígbà táwọn méjì kórìíra ìmọ̀jọ́sìn fún àwọn òòṣà ila sham wọ́n jọ travel lọ sí sham so wọ́n náà méjì jọ travel lọ sí sham yas'aluna 'ani d-din wọ́n bẹ̀rẹ̀ sí ń bèèrè ń pa ẹ̀sìn so ẹwọ ìdáyà ọlọ́run ọba subhanahu wa ta'ala so ìgbé kò sẹ́ni tí ò lè lébá àti pé ọlọ́run fi kẹ́sọ́rọ̀ sí nǹkan so ni fa'amma Waraqa wani ẹ̀rí Waraqa ibn Nawfal tí ọ fa'ajabahu dinun nasraniyya wani ẹ̀sìn nasraniyya bá sí kí ni òun ó láìkì rẹ̀ fatanassara ó wá di nasrani ó di christian bayi christian wọn wa kana laqiya man baqiya min ar-ruhban ó sì pàdé àwọn tí wọ́n ṣẹ́kù nínú àwọn priest ala Isa àwọn tí wọ́n ṣẹ́kù nínú àwọn priest tí wọ́n wà lórí ẹ̀sìn Ànábì Isa ó pàdé wọn walam yubaddil òun ò sì wà nínú àwọn tí wọ́n change ẹ̀sìn padà so òun ò di òun ò Paul so kò di ọmọlẹ́yìn Paul so ẹwọ so láwọn táìmì yẹn àwọn èèyàn ìwà tí wọ́n ìwà pé ókè wọ́n mójútó nǹkan tí ànábì Ìsá sọ wọ́n ni wà lè haza ìdí nìyẹn o akhbara bi sha'ni nabi sallallahu alaihi wa ولهذا أخبر بشأن النبي صلى الله عليه وسلم ìdí nìyẹn tán fi fún ní ròǹpa nabi sallallahu alaihi wasallam wọ́n ní walbisharati bihi wọ́n sì wọ́n describe annabi fún wọ́n sì fún ní ròǹpa rẹ̀ ila ghayri dhalik àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ mimma afsadahu ahlu tabdil nínú àwọn akọ́tọ́ sí pé àwọn tí wọ́n yí ẹ̀sìn annabi Isa padà nínú àwọn aburú tí wọ́n sì wọ́n ní wa amma Zaid ibn Amr wọ́n ní ẹ̀rí zaid ibn amru fasayati khabaruhu fil manaqibi insha allahu ta'ala wọ́n ní ọ̀rọ̀ tí ẹ̀yìn padà bọ̀ wá níbi manaqib a padà nínú àwọn hadithi tó sàlàyé ń pa zaid ibn amru so a padà sàlàyé wọn ṣe rí in reality àwọn èyí na ma ń pè nínú síra àwọn èyí na ma ń pè ní hunafa so àwọn kí àwọn hunafa so àwọn tí wọ́n yìí dó hanifiyya so so àwọn tí wọ́n dó lórí ẹ̀sìn anábi ibrahim aleyhisselam àti ìmọ̀ ọlọ́wọ̀ bá lẹ́yọ̀ kan ṣoṣo so wọ́n ma ń dákọ wọn nínú àwọn tíra síra so nínú àwọn tó ma ń dákọ wọ́n ma ń dákọ warakọtù ibn naufal so zaid ibn amr ibn nufail so wọ́n ma ń dákọ àwọn míì náà ma ń dákọ umayyatu eh, ibn abi salt so umayyatu ibn abi salt so baka na urbab ibn abi ri'ab suwaid ibn amir so suwaid ibn amir wa man dákọ̀ wọn so wani as'ad abu karb so umayr ibn jundub so umayr ibn jundub so atan be be lọ zuhair ibn abi sulma so zuhair ibn abi sulma so nínú àwọn akọni jahiliya ni so zuhair ibn abi sulma khalid ibn sinan so àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ma ń dákan wọn eh, nínú eh, albidaya wa nihaya ti ibn kathir àti sira ibn hisham so wọ́n dákan wọn so àwọn ilé ìná ma ń pè ní alhunafa al so àwọn hunafa àbí al-mutahannifin so al-mutahannifin so uh, so àwọn tó wá gbajúmọ̀jù nínú wọn náà ni Waraqa ibn Nawfal àti Zayd ibn Amr ibn Nufayl so àwọn hadithi tí wọ́n sọ pé wọn nù manaqibi yìí nípa Zayd ibn Amr ibn Nufayl nípa àwọn èèyàn ìsẹ́kù àwọn èèyàn kan sẹ́kù tó yí pé àwọn dó lórí ẹ̀sìn tí Ànábì Ibrahim wà lórí ẹ̀ àti ìmá kórìíra ẹbọ àti ìmá kórìíra ìjọsí fún nǹkan mí tó yàtọ̀ sí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala nípa àwọn ìdó lórí ẹ̀ so ilé nínú àwọn nǹkan tí wọ́n ma ń wò nínú sírọ̀ náà ni so torí pé mabahas tó sì tí ó sì ṣe wá láǹfààní aláwọ̀kọ́ yóò ṣe wá láǹfààní nípa ìmá ìmá dúró lórí òdodo kódà èyàn bá kéré ẹ imagine báwọn eléyìí ṣe kéré tó ẹ wo orú ghuraba so in tó fi wá nínú hadith annabi sallallahu alaihi wasallam nìyẹn ni pé ni pé zaid ibn amr so ibn nufail ni pé yóò wá ní umma lójú ọgbìndì ni nígbò gangan fúnra rẹ̀ yóò wá ní umma odidi umma lójú ọgbìndì ni ẹjíkọ́ wọ àwọn hadith yẹn so wọ́n ní nínú bukhari يبي بنو حجر سي سونينو كتاب المناقب نان سوني بي بايواني آه، مناقب الأنصار سو مناقب الأنصار سو كتاب مناقب الأنصار وصقي واني وصن بي بايواني آه، عن عبد الله بن عمر رضي الله عنهما واني أن النبي صلى الله عليه وسلم يبقى النبي صلى الله عليه وسلم لقي زيد بن عمر يبقى النبي يبقى زيد زيد ibn amr so ibn nufail so ibn ẹlẹ́kejì jarru ló wọ́n wà zaid eh, laqiya zaid abna ibn aláwọ̀kọ́ òun ó gbà náà sọ̀tọ̀ torí pé zaid ni ó ní ibn jẹ́ yẹn so amr so mudaf ilayhi lòun jẹ́ so ibn ẹlẹ́kejì òun gbà kíni yóò gbà jarru ibn nufail wọ́n ní bí asfal al-baldah wọ́n ní ó pàdé rẹ̀ baldah ní pé ìsàlẹ̀ baldah wọ́n ní baldahi wọ́n ní wadi kan ni wọ́n ní valley kan ni tó wà láàrin Tan'im lọ sí Makka so wọ́n sọ pé qabla an yanzil qabla an yunzala ala nabiy alwahi síwájú kan tó sọ wáhì kalifan nabi sallallahu alaihi wasallam wọ́n ní faqaddamat ila nabiy sallallahu alaihi wasallam safra wọ́n ni wá present sí annabi sallallahu alaihi wasallam oúnjẹ onírìnàjò wọ́n ni fa'aba an ya'kula minha wọ́n ni annabi sallallahu alaihi wasallam wá jẹ ń bẹ̀ thumma qala zaidun wọ́n ni zaidi wá sọ pé inni lastu akila mimma tadhbahuna ala ansabikum èmi yìí jẹ nínú àwọn kan tẹ́ wàlá ákìlá bẹ́ẹ̀ sí ní èmé jẹun ilá àyàfi níbi ìkẹtọ́ sí pé ma dhukira ismullahi alayhi àyàfi nǹkan tí wọ́n dákọ̀ ó kọ́ lọ́wọ́ balẹ̀ lórí wọ́n ni wa anna zaid ibn amr ní pé àti zaid ibn amr yóò kana yu'ibu ala quraish so o ma bẹnu àtẹ́lọ àwọn quraish dhabaihahum àwọn nǹkan tó dúfà wọn wọ́sàn wa yaqulu ó sì ma sọ pé ash-shah ní pé àgùntàn tó ṣe pé khalaqaha Allah tó ṣe pọ́lọ̀wọ̀ bá ló dá àbí wúrẹ́ tó ṣe pọ́lọ̀wọ̀ bá lá wa anzala laha minas sama'i ma'a ó sì sọ ohun sọ omi kalẹ̀ fún láti sánmà wa anbata minal ard laha minal ard ó tún jẹ́ kí n kẹma òfun láti nulẹ̀ thumma tadhbahunaha ala ghayri ismillah lẹ́yìn náà yàwó máa wà i'dhaman lahu àti pé ó ń gbé nǹkan tí wọ́n ṣe yíó ń gbé gagan pé ah nǹkan tẹ́ ń ṣe ilágbára gan so bákan náà tún wá nínú hadith ibn umar so hadith yíwa ní bukhari so hadith 3826 nínú bukhari so hadith 3826 nínú bukhari kitabul manaqib so kitabu manaqib al-ansar so ala kulli hala wa hadith wa ń bẹ́ẹ̀ tó ń àwọn àdísì yẹn tẹ̀lé ra wọn nípa Zaid àwọn àdísì mílẹ̀ wá tí Ànábì sallallahu alaihi wasallam sọ pé yóò wà lọ́jọ́ ọgbẹ́ndẹ̀ so ní umma gangan fúnra rẹ̀ so ní pé yóò wà ní al'umma lọ́jọ́ ọgbẹ́ndẹ̀ so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tó wà so ọmọ rẹ̀ ní kanú àwọn al'ashara al-mubashirina bil janna ọ̀nà ni Sa'id ibn Zaid so Sa'id ibn Zaid ẹtún wo orí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tó gagan wà fún kíyàn dó lórí òdodo so àwọn Yorùbá kéré ń bẹ so tó bá ti ẹ̀ padà lẹ́nì kankan tẹ̀lé ọ sì bọ́ padà bímọ aha ọmọ yóò sì tẹ̀lé yàn lórí ẹ̀ so ní tẹ́yàn fi gbọdọ̀ dó lórí òdodo nìyàn so kò sí tó kan náà bá gbogbo ayé ò bá sínà so tó bá yẹ pé yàn kan náà ló so a ilé ìjẹ́bọ̀síjẹ́ wọ́n mọ́ pè wọ́n ní al-hunafa nínú síràn so ká tẹ̀síwájú nínú hadithi tí a ń wo alayẹ̀rẹ̀ nínú Fathul Bari wọ́n ni wà kana mar'an wọ́n ló jẹ́ tó sì pé tanassara fil jahiliya ó gba ẹ̀sìn nasara nígbà jahiliya wà kana yaktubul kitaba al-ibraniyya wọ́n ló máa ń kọ hebrew so wọ́n kọ hebrew ibn hajar wá fẹ́ sọ sára yóò wà fi riwaya ti yunus wa ma'amar wọ́n ni riwaya yunus àti ma riwaya yíwa nínú kitabu kitabu tafsir wọ́n ní nínú riwaya ti yunus wa ma'mar wọ́n ní wa yaktubu min al-injili bil arabiyya wọ́n ní wọ́n sọ mbẹ̀ pé ó ma ń kọ láti ó ma ń translate láti inú injili sí larabawa Waraqa ibn Nawfal ima ń translate láti injili sí larabawa wọ́n wali muslimin wọ́n ló wá sahih muslim náà pé fakana yaktubu al-kitab al-arabi ní kó ma kọ larabawa wọ́n ni waljami'u sahih ibn ajá sọ pé gbogbo ẹ̀nà lórí àfíà lè an na wárọ̀kọ̀ ta tó rí wárọ̀kọ̀ ta'allama lisana al-ibrani ó kọ́ èdè hebrew walkitabata al-ibraniyya ó sì kọ bá sí kọ̀nkan ní hebrew fakana yaktubu alkitaba al-ibraniyya so ma ń kọ̀nkan ní hebrew fama kana yaktubu alkitaba al-arabi wọ́n ní kama kana yaktubu alkitab al'arabi gẹ́bù sí ma ń kọ̀nkà lárúbáwá náà litamakunihi min alkitabaini wal lisanain torí pé ó nílẹ̀ nínú ìkọ̀nkà méjì àti nínú èdè méjèèjì wọ́n ní wa waqa'a li ba'di shurrah huna khabtun ibn hajar sọ pé àwọn shurrah mi àwọn tó ń bukhari ìdànkarú ìdànkapọ̀ ṣẹlẹ̀ sí wọn láàrin yìí fala yu'raju alayhi so yíò ní padà sírùn kama yìí wọ́n ni wa innama kí wá ní ìdánkarú yẹn òun náà ni pé àwọn shurah mi sọ pé ó ha pé wa kana yahfazu injil nípo ha injil so ibn hajar wa ń sálàyé wọ́n sì ta'qibu lè lórí ní wa innama wasafatuhu bi kitabati al-injili duna hifdhihi in ta ròyìn rẹ̀ ní pé ó ma ń kọ injili kò sí kíni kò ha wọ́n ní li'anna hifdha at-taurati wal-injil torí pé ìhá taurọ́ àti injil lam yakun mutayassaran kò rọrùn ka taysiri hifdhi al-qur'an bí bá ṣe ṣe ìhá qur'an ní rọrùn torí pé báyẹ pọ̀ rọrùn fáwọn láti máa ha ni so tẹ̀bílì ní débà tó láwọn èèyàn pọ̀ tí wọ́n ha wọ́n kàn sí kìnnì wọ́n kàn máa wọ́n mọ̀ tán ká wọ́n mọ̀ tán àwọn ẹlòmí ò tó máa ha lẹ́yìn wọn bọ̀tọ̀ náà bọ̀ sí rọrùn láti máa ha kílùkọ́ rẹ̀ Tawrah àti Injil so ilé nínú àwọn nǹkan tí àwọn afá sálàyé nínú khasa'isu Qur'an ni so wọ́n ni ó wà nínú tafsir Suratul Qamar so wọ́n ni lam yakun mutayassaran ka taysiri hifdhil Qur'an wọ́n ni alladhi khussat bihi hadhihi al-umma èyí tó ti pín wọ́n dá sàlẹ́sà fún al-umma yìí wọ́n ni jaa fi sifatiha ìdí nìyẹn tó fi wá nínú ìròyìn Qur'an nínú nǹkan tó wá nínú ìròyìn Kùránì nínú àwọn Tawrah àbí Injili ni pé anajiluha suduruha nínú nǹkan tó fi ìròyìn Kùránì nìyẹn ni pé anajiluha suduruha ni pé ibi tí wọ́n mọ̀ kọ́ sí ọkàn náà wọ́n ní sokòjẹ́bọ̀ sí jẹ́ báyẹn ni pé wárọ́kọ̀ ma ń Hebrew ima translate àwọn nǹkan tó wà nú Tawrah àbí Injili ni Injili jàre so ni bó ma ń translate wọn sí Lárúbáwá wọ́n ni wà kana shaykhan ok wọ́n ni wà kana shaykhan qad kabiran wọ́n ni àgbàlagbà sí qad amiya ó ti fọ́ lójú faqalat lahu Khadija Khadija wá sọ fún pé ya ibna ammi ìrẹ́ cousin isma' min ibn akhik gbọ́ láti ibn akhik so gbọ́ láti ọ̀dọ̀ ọmọ ọmọ gini ọmọ ìyá rẹ̀ àti sọ ọmọ ẹ̀gbọ́n rẹ̀ àbọ́mọ àbúrò rẹ̀ wọn Ibn Hajar wá fẹ́ sálàyé rẹ̀ wọ́n sọ pé qawluha yabna am gbólóhùn Khadija tó sọ pé yabna am wọ́n ni hadha nida'u ala haqiqati ní pé nìdá yìí bó ṣe rí bẹ́ẹ̀ nìyẹn ṣe rí náà ni wọ́n sí in ta pe ni ibi bai bẹ́ẹ̀ náà ló ṣe rí cousin náà ló jẹ́ tótọ́ wọ́n ní wà waqa'a fi muslimin wọ́n ló wá nínú muslim o pé ya am pé ya am wọ́n ní wa huwa gbé ìdánkapọ̀ ni li'annahu torí pé o wa in kana kó yẹ jawazi iradati tawqir nípa wíyà tó gbà lérò ní pé ó fi pán ilé ó fi bàbára rẹ̀ lakinna al-qissata ṣùgbọ́n ìtàn o lam tata'addad ìtàn yìí sí nǹkan ìtàn tó pọ̀ tó wá látọ̀nà tó pọ̀ wọ́n ni wa makhrajuha muttahad ibi tó ti wá gbogbo ẹ̀ ó kójọpọ̀ wọ́n fún wa ní paragan nínú sharhu ilal tirmidhi ni pé ni pé kí sọ lam tata'addad ni pé kìí sìtàn tó pọ̀ wa makhrajuha muttahad ibi tó tún ti wá gbogbo ẹ̀sẹ̀ kíni ó aláìn papọ̀ fala yuhmalu ala annaha qalat dhalika marratayn so a lè gbé e lórí pé Aisha sọ́lẹ̀ méjì eléyìí wahmu ni ó jẹ́ wo ojú ọ̀nà táwọn àfáà ládìí ti tán fi ma ń ilal jáde ìlà lè pé ìtàn yìí nǹkan tí gbogbo ìgbàtà àwò kò pọ́síbò pé Aisha sọ lẹ́ẹ̀mejì tó gbé gbogbo ọ̀nà tó gbà wá ẹyọ kan ni so nígbà tó ti wá jẹ́ bẹ́ẹ̀ hmm, nínú ma akhdhu ma ń pọ̀ gan jẹ́ ah, ìdí tí wọ́n fi máa ń kó àwọn hadith wà pẹ̀lú gbogbo ojú ọ̀nà wọn ṣe àgbé tí bá yẹ pé gbogbo àwọn hadith wà pẹ̀lú ojú ọ̀nà wọn àwọn àtọ́ mi ò ní clear síyàn ni pé ibn am tó wá yẹ pé Bukhari kan wọ̀ gbogbo ó ti gbà dísì wá nínú Badul Wahyi kí lè kí ni mo tún fẹ́ mọ́ tún gbà wá sí nínú tafsir so wọ́n tó bá yẹ tó wá yẹ pé wọn mọ́ gbà tó pọ̀ bẹ́ẹ̀ ni pẹ́lú mi mọ́ ah, Bukhari ti wá kwalùmọ̀ sí wà lábáyé so Bukhari ò kọ́ alùmọ̀ sí wàhálà ọ̀ Bukhari ṣe dáadáa fún alùmọ̀ tó pọ̀ gan so wọ́n ni a fata'ayyana alhamlu ala so a gbọ́dọ̀ gbé lórí kíni a gbọ́dọ̀ gbé lórí pé haqiqa ni yabna ammi so ni pé ibn ammi náà ló jẹ́ sin tótọ́ wọ́n ni wa inna ma jawazna dhalika fima madha fil ibrani wal arabi wọ́n ni èyàn lè wá sọ pé ah kí lè tó yí pé nígbàá nígbà tí ó wá tẹbá padà sí èyí tó wà lókè yẹn ẹ̀yàn pé wọ́n sọ pé baraka fakana yaktubu alkitab al-ibrani fayaktubu min al-injil bil bil ibrani ya bi so wọ́n sọ pé nínú muslim pé fakana yaktubu alkitab al-arabi ẹmọ fàkánà yaktubu al-kitab al-arabi o ma ń kọ nǹkan pẹ̀lú larabawa bọ̀ nínú muslim nínú bukhari o ma ń kọ injili pẹ̀lú hebrew but ibn hajar gba méjì wọlé ń bí ìgbà tó wá di ibn am àti am ibn hajar wá sí kíni kò wá gbà wọlé ibn hajar wá fẹ́ sálàyé rẹ̀ wọ́n ni wa innama jawazna dhalika fima mada ìdí tá fi gbà yẹn li'annahu min kalami rawi torí pé nínú ọ̀rọ̀ rawi ni fi wasfi Waraqa nípa ìròyìn pa Waraqa but eléyìí kalamu kíni kalamu tani kalamu Khadija ni nínú fa'ida mi nínú nínú ilmul ilal o náà ni wípé ọ̀rọ̀ kílùkọ̀ rẹ̀ ọ̀rọ̀ ẹni tó nà kọ́lá hadith so kìí fi bẹ́ẹ̀ ní tí a bá ti rí mọ̀ pé ó kèèlé ìmúdọ́rọ̀jì ni ó wọnú tó hadithi ni kìí fi bẹ́ẹ̀ lápa lórí hadithi lọ títí bí i ṣe ọ̀rọ̀ tó ṣe kí ni ọ̀rọ̀ bí nísìn ẹnìkan gba ọ̀rọ̀ kan wá bóyá eré tí a máa ń ṣẹlẹ̀ nínú àwọn riwaya ti ibn shihab so ibn shihab zuhri so ó wá gba ọ̀rọ̀ wá sọ níbẹ̀ ó wá sọ pé ó wá sọ ń bẹ̀ pé báyìí báyìí báyìí báyìí so ibn ọsọ bẹ́ o ń sàlàyé nkankan ikẹ́ wọ́n ni ah torí pé bó ṣe sàlàyé kini yo yóò hadith yóò wọlé ara àlàyé ti ẹniyàn kò túnmọ̀ pé kíni kò túnmọ̀ pé kíni yàn hadith yàn orinlẹ̀ but ẹnìkan wá sọ nkankan ó wá ní ànẹ́bí sọ nkankan oí ṣe yàn pé ó ti di pé òun gangan ní sọ pé ànẹ́bí sọ nkan yẹn báyẹn báyẹn kìí sí pé òun gangan fi àlàyé si mi so ìyẹn gbọ́dọ̀ mọ méjì dáadáa pé ó gẹ́ bí mudọ́rọ̀ ju rọ́wí effect tó mọ́ ní àti pé eléyìí ṣe mọ́dúnrán jù pé nǹkan tó wà ní hadith gangalere so kò jẹ́ bó ṣe jẹ́ lábàná yìí wọ́n ni ah, fi ma mọ́dọ̀ fi al-ibrani wal-arabi wọ́n ni li'annahu min kalami rawi fi wasfi waraqa wa ikhtalafati al-makharij fa amkana at-i'dad ti wá ó sì ti wá ó sọ̀tọ̀ọ̀tọ̀ so ó wá possible láti ṣe kìnnì láti jẹ́ kí ìròyìn ẹkó pọ̀ wọ́n ní wa hadha al-hukmu ibn hajar wá fẹ́ fún wọn ní kọ́ ìdà gan wọ́n ní wa hadha al-hukmu so rí ìdájọ́ tí mo fún wọn bí báyìí yataridu fi jami'i ma ashbahahu ó sí lò níbi gbogbo nǹkan tó bá ti ó ṣe lò gbogbo nǹkan tó bá ti jọ wọ́n ní wa qalat fi haqqi nabi so khadija radiyallahu anha ó wá sọ nípa nabi sallallahu alaihi wasallam pé isma min ibn akhik gbọ́ láti ọmọ ẹ̀gbọ́n rẹ̀ àbọ́mọ àbúrò rẹ̀ li anna walidahu eh, abdullah torí pé bàbá nabi sallallahu alaihi wasallam abdullah eh, eh, ibn abdul muttalib wọ́n ní wa waraqa fi adadi nasabi ila qusay ní pé wọ́n tán lára qusay so wọ́n tẹ́lá tara Qusay so ibn Kilab alladhi yajtami'ani fihi sawa wọ́n ni fakana min hadhihi al-haythiyya fi darajati ukhuwwa fi darajati ukhuwwati so ó dà gẹ́gẹ́ bí akhsi taba fabala yíwo ni aw qalatuhu ala sabili tawqir li sinnihi àbó sọ látara pé ó fi pán wárọ́kọ̀ lè torí ọjọ́ orí wárọ́kọ̀ so wọ́n ni wà fíhì irshad wọ́n ní níbi nǹkan tí Khadija wá ṣe yí ẹ̀kọ́ mẹ́mẹ́ ọ̀ ìlà anna ashabal hajja nípa ẹni tó bá ní bùkátà sí yẹn kan ẹnìkan ó fẹ́ yíkú bọ́ kan sí so ẹnìkan sí ó fẹ́ yíkú bọ́ kan wọ́n ní yuqaddam bayna yadayhi ó pìrìsẹ́ntì síwájú ẹni yẹn àbí wọ́n ó pìrìsẹ́ntì síwájú ẹni yẹn man ya'rifu bi qadrihi so ẹni tó mọ bẹ́ni yẹn sí tó bí nísìn ó fẹ́ lọ bá ó fẹ́ lọ bá àwọn olùmọ̀ ló ga lọ́dọ̀ ti wà gan so àwọn olùmọ̀ náà láfi sàpẹrẹ ó fẹ́ lọ bá Sheikh Abdullah al-Bukhari so hafizahullahu ta'ala so ó fẹ́ lọ bá wọn bóyí ó fẹ́ lọ gbàmù kan sàbí ó fẹ́ ó sáà ní hajjá kan hajjá tó bá làkà ìmú tí ó ti pín ó fi ma waste àsìkò àwọn mẹ́ṣáyé so so fíhì irshad so ń bẹ nínú nǹkan tí kọjá yẹ sọ pé anna sahib alhaja gbọ́n tó bá ní bùkátà sí nǹkan yuqaddamu bayna yadayhi so ẹ ti síwájú man ya'rif bi qadrihi mimman yakunu aqrabu minhu ila al-mas'ul so ẹ present síwájú ẹni tí ó fẹ́ lọ bá tó fẹ́ lọ bá yẹn ẹni tó mọ̀ bí wọ́n ah, dà ó kí á sheikh eh, eh, abdul ilah sheikh abdul ilah al al-Juhani ah, nípa àwọn ọmọ Sheikh Abdullah Bukhari ok èmi sì mọ̀ Sheikh kìíní e, bóyá ìyẹn ma ń sọ pé mi ò nǹkan máa ṣe ẹ̀pẹ̀ àpẹẹrẹ wa ni pé bóyá wọ́n wá mọ̀ Sheikh Abdullah al-Juhani ok ah Sheikh Abdullah bye bye bye àwọn oníwà bọ́ sọ̀rọ̀ ọ̀yẹ́ so gbogbo nǹkan báyìí ó bẹ́ẹ̀kọ̀ mọ̀ wọ́n ni wa dhalika mustafadun wọ́n níbi tàti sàǹfàní ilé min qawli Khadija li Waraqa níbi tí Khadija ti sọ̀rọ̀ fún Waraqa ni ẹ wo tamamu tamamu ìgbárùkù ti alamari annabi sallallahu alaihi wasallam ti khadija ni wọ́n ni isma' min ibn akhik ọmọ wọn jọ́nà lójú pé ẹlòmí mọ́ sọ pé wọ́n fẹ́ dàbí khadija lọ́lọ́dẹ̀ ọkọ òun ibi ẹyẹ ọ̀kan tó fi dàbí khadija náà ni pé kí ibi kan má fẹ́ yàwó léwọn khadija khadija lòun jẹ́ pé yóò tún ma fi ṣe fáàrí tó má tún gbé máìkì fún wọn níbi àwọn àkómọ àwọn náwó ẹni àkọ̀díjọ ọkọ̀ òun lòun jẹ́ so whereas ẹlòmíì sì rẹ̀ yìí gbóhùn gan ló ṣe púpọ̀ kọ́ so wọ́n ní wọ́n ní eléyà sàǹfàní rẹ̀ níbi gbólóhùn Khadija fún Waraqah pé isma' min ibn akhik wọ́n ní aradat wọ́n ní nǹkan tó gbà lérò ni pé aradat bi dhalika ní tó gbà lérò pẹ̀lú rẹ̀ ni pé an yata'ahhaba láti wà rẹ́dì li sama'i kalami nabi láti gbọ́ ọ̀rọ̀ annabi sallallahu alaihi wasallam wa dhalika ablagu fi ta'lim ilé ló sì ló wà ló gbangban jù ló dógóngó jù níbi tẹ́yìn bá fẹ́ jẹ́ kí èyàn mọ̀ so lẹ́yìn ìgbà tó wá sọ báyìí pé ismail ibn akhik so wọ́n ni ah, faqala lahu waraqa wọ́n ni waraqa wá sọ fún pé ya ibn akhi ìrẹ́ ọmọ ẹ̀gbọ́n àbọ́mọ àbúrò mi ماذا ترى kí ni nǹkan tó rí wọ́n ní fíhì hadf Ibn Hajar sọ pé níbi nǹkan tó bèèrè yíò hadfu kan wà ń bẹ̀ so wọ́n ti pàǹkarẹ́ bẹ̀ yadullu alayhi siyaqul kalam ẹ pé siyaqul kalamu so ó dalé lórí so eh, wa hadfu ma minhu no wa hadfu fadlatin ajiz in lam yadir so nǹkan tí Ibn Malik sọ ni sọ ni wa hadhfu fadlatin wa hadhfa fadlatin ajiz in lam yadir ka hadhfi ma siqa jawabin aw husir so wani so nínú èdè Lárúbáwá nǹkan tó bá ṣe pé nǹkan ti dálé lórí so yẹn ma ń parẹ́ pàápàá jùlọ tí yẹn bá fẹ́ ṣe ijaz so tí yẹn fẹ́ ma ṣe tikrar so a sì mọ̀ pé nínú àwọn hadith annabi sallallahu alaihi wasallam so ijaz ma wà ń bẹ so nínú Qur'an so wọ́n ní fihi hadfun wọ́n ní nínú ọ̀rọ̀ yẹ́ rí pé wọ́n ti pa nǹkan rẹ̀ yadullu alayhi siyaqul kalam tó yí pé bọ́rọ̀ sí lọ ó dálé lórí wọ́n ní wa qad saraha bihi fi dalail an-nubuwa wọ́n ní wọ́n gbà wá nínú ti riwaya eh, dalail an-nubuwa li abi nu'ayn bi sanadin hasan pẹ̀lú isnad tó jẹ́ hasan ila abdullahi ibn shaddad lọ sọ́dọ̀ abdullahi ibn shaddad fi hadhihi al-qissa wọ́n ni qala fa'atat bihi waraqa ibn ammiha fa'akhbarathu fa'atat bihi waraqata ibn ammiha fa'akhbarathu billadhi ra'a wọ́n ni ó wá mú lọ sọ́dọ̀ waraqa cousin rẹ̀ ó wá fún ní rọ̀ǹpa nǹkan tó rí so wọ́n ni فأخبره رسول الله صلى الله عليه وسلم خبر ما رأى wọ́n ni òjíṣẹ́ Ọlọ́run bá fún ní so nǹkan tí nǹkan tó rí wọ́n ní nígbà tó wá fún nírò faqala lahu Waraqa wọ́n ní Waraqa wá sọ fún pé hadha namus wọ́n ní namus lélè alladhi nazzala Allahu ala Musa tọ́nà ọba sọ kalẹ̀ fún Musa wọ́n ní walilkush walilkush mi hani kushin so mo ti padà wó dọ́pùtò rẹ̀ so alkushmi hani so al-Kushmihani so al-Kushmihani so nínú àwọn rawi Sahih al-Bukhari so nínú àwọn rawi Sahih uh, rawi Sahih al-Bukhari so wọ́n ní nínú riwaya ti uh, al-Kushmihani so ẹni tó sì ní orípa tó lágbára gan nínú riwaya Sahih al-Bukhari so wọ́n nínú ti pọ̀tí nínú àwọn kan tí Fathul Bari fi wà pa gan kódà nínú Fathul Bari nínú àwọn tíra tán fi ṣe tahqiqu Sahih al-Bukhari òun ni pé àwọn bí tí Ibn Hajar bá ti rí pé àwọn èèyàn ṣàṣìṣe àbáwọn èèyàn wọ́n fi nǹkan gbára wọn Ibn Hajar ò ní sí kíni Ibn Hajar ń bẹ èyí tó jẹ́ tó lálàáfíà ní ẹmọ́ òun sì sẹ́mọ̀ pé ziyada innaka la tukhlifu al-mi'ad níbi du'a adhan so ṣe àwọn pé nínú nuskha Bukhari tó jẹ́ riwaya ti al-Kushmihani ló wà so nínú nuskha Bukhari tó jẹ́ ti riwaya al-Kushmihani ló wà but àwọn tí wọ́n ṣe tahqiq so nígbàtí Ibn Hajar débẹ̀ pé á ah, Sheikh Al-Albani náà sọ so nígbàtí wọ́n débẹ̀ so wọ́n yọ pé ókè á ah, eléyìí ò síkín eléyìí ò sí mbẹ̀ so wọ́n ti wọ́n ti àkọ́kọ́ rẹ̀ pé ókè á ah, nínú àwọn riwaya tàwọn ẹlòmíì so in tí nǹkan fi dá ní ẹ kó gba ojú ọ̀nà tó pọ̀ wá ẹ́ rí pé Ibn Hajar sọ kí ní inú Nukhbatul Fikr so ní nígbà tó ń sàlàyé al-uluw àwọn ànàwà al-uluw tó sọ pé al-uluw al-mutlaq tó wọ́n sọ nisbi so tó wọ́n sọ al-muwafaqa al òun náà ó ní ìsinájì mi tó wá látọ̀dọ̀ ṣéèkì látọ̀dọ̀ sheikh Rabi' náà so wọ́n ni walil-Kushmihani so wọ́n ni látọ̀dọ̀ al-Kushmihani ní pé ó wá ń bẹ̀ pé anzalallah so instead of tó fi jẹ́ nazzalallahu ala Musa bi hadha an-namus pé namus lélẹ̀ alladhi nazzalallahu ala Musa instead of tó fi wá jẹ́ nazzala ń bẹ̀ ó wá jẹ́ anzala oye ọ̀pọ̀lọpọ̀ nínú èdè lárúbáwá àwọn àwọn àwùzá ní míwà tó yí pé wọ́n máa ń ṣe wọ́n máa mú túnmọ̀ kankan wá so àwọn àwùzá ní míwà tó yí pé wọ́n máa mú túnmọ̀ kankan wá so gẹ́ bí nazzala so nazzala anzala so àwọn fa'ala af'ala àwọn míwà tó máa mú ń gbà gẹ́ bí kharraja àti akhraja so gbígbà míì tẹba ń kàtírà ẹlòmí yóò ní kharrajahul Bukhari àbí ẹlòmí ní akhrajahul Bukhari Ibn Rajab òun sábà máa lo kharraja tẹba ń wo tíra Ibn Hajar wọ́n sábà lo Ibn Rajab wọ́n sábà lo kharrajahu so bọ̀tàwọn ẹlòmí yóò lo akhraja so o máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó yí pé àwọn wazn méjì tó makankan náà ni aṣọ ilé iná last week so nípa af'ala àti kíni fa'ala so af'ala àti fa'ala so akisaba àti kasaba nǹkan túnmà kankan náà so wọ́n ni wọ́n ni wọ́n ni wà fi tafsir wọ́n ni unzila ló wà nínú tafsir so nínú tafsir unzila ló wà wọ́n ni ala al-bina'i lil maf'ul so ní tí wọ́n ṣe ní lil maf'ul so wọ́n ni wa ashara bi qawlihi hadha

so kìí ṣe nǹkan tó bá jẹ́ physically yẹn ma fi ń tọ́ka sí ìdí nìyẹn tẹ́ fi rí pé nínú àwọn tíra mi tẹ́ bá fẹ́ ṣe pàápàá jùlọ àwọn tíra àwọn ṣòro àwọn kùdàmà so tẹ́ bá fẹ́ ṣe ìrọ́bù amma ba'd fahadha tẹ́ bá fẹ́ ṣe ṣarhu rẹ̀ ṣarhu méjì náà fún fahadha yẹn mú sọ pé tó bá yẹ pé ehm, musannifu tó bá yẹ pé lẹ́yìn ìgbà tó kọ tíra kan ló fi fahadha yìí ìṣàárọ̀ sí nǹkan tó ṣe kíni tó ti wà nílẹ̀ ọ̀yí but tó bá yẹ pé ìgbà before kó tó kọ tíra ló ṣe kíni ló kọ mọ̀kọ́ dímọ̀ nǹkan tó tàṣọ wárọ̀ sí dìní ló ṣe kíni ló ṣe ìṣàárọ̀ sí so so wọ́n ni wa nazzalahu manzilata al-qarib wọ́n ni wọ́n wá sọ pé hadha hadha yìí wọ́n sọ ń bíbáyìí láti fi gbé e sípò nǹkan tó súnmọ́ lè kóòrò bí dhikrihi torí pé wọ́n ṣe dákọ̀ rẹ̀ náà wọ́n ni wọ́n namus wọ́n ní ìtàn pè ní nàmúsù sọ́hìbù sír kama jazima bihi al-mu'allif fi ahadithi al-anbiya so wọ́n ní sọ́hìbù sír sẹni tí ó ma mójútó kọ̀kọ̀ so ẹni tó ma mójútó kọ̀kọ̀ abẹ́ni tí ó ma ń tó ma wádìí ń pa kọ̀kọ̀ abẹ́ni tó ń ṣe ìṣọ́rọ̀fù lórí nǹkan tó jẹ́ kọ̀kọ̀ so ní namus torí pé namasa namasa lédè lárúbáwá látara sátàrọ̀ ló ti wá so sátàrọ̀ kí n ka pamá so kí n ka pamá ní namasa so àbí kí n ka wọnú nǹkan so ma lórí namasa fún kí n ka wọnú nǹkan gan pé ó wọnú rẹ̀ lọ́nà tó ṣe pé èyàn orí ma so wọ́n ni wọn namus sahibu sir wọ́n ni namus rẹ̀ sahibu sir كما جزم به المؤلف وني وزهم ابن ظفر أن الناموس ابن ظفر هو ناموس صاحب سر الخير so ní pé ẹni tí ó ń mójútó kọ́kọ́ dáadáa ní namus wọ́n ní wal jasus ṣùgbọ́n jasus o sahibu sirri shar ẹni tó ń mójútó àwọn kọ̀kọ̀ tó jẹ́ kíni tó jẹ́ taburu so ẹni tó ń mójútó àwọn kọ̀kọ̀ so tó jẹ́ taburu òun ni wọ́n pè ní kíni jasus wọ́n ni ibn zafir sọ wọ́n ni wal awwalu as-sahih wọ́n ni al awwalu as-sahih alladhi alayhi al-jumhur wọ́n ni aláwọ̀kọ́ sí ni ó lálàáfíà òun ni jumhur wà lórí ẹ̀ so òun ni jumhur wà lórí ẹ̀ wọ́n ni wa qad sawwa baynahuma ru'batu ibn al-ajaj ahadu fusaha il arab wọ́n ni ah, ẹni tó yìí nígbò òun ti sọ pé nǹkan náà ni méjèèjì so ní pé nǹkan náà ni méjèèjì so ẹni tó ma ń pamọ́ ẹni tó ma ń pamọ́ so ẹni tó ma ń dọ́jì láti ṣe láti bring about dáadáa kan òun náà ń pè ní namus wọ́n ni wal muradu bin namus huna wọ́n ni ẹni tán dẹ̀gbà lérò nípa namus mi báyìí wọ́n ni jibrilu alayhi salam so wọ́n ni jibrilu ni o so wọ́n ni ẹni tí wọ́n gbà pẹ̀lú Ah, namus mi báyìí jibril wọ́n ní wa qawluhu ala musa wọ́n ní gbólóhùn tó sọ pé namus tó máa ń sọ̀kalẹ̀ fún anabi musa ni pé walam yakul wọ́n ní kò sọ pé ala isa ma'a kawnihi nasraniyan nasrani ni wọ́n kí wárọ́kọ̀ tànákini tàná sọ̀rọ̀ àbí but kọ́ ọwọ́ sọ pé namus tó máa ń sọ̀kalẹ̀ lórí musa ni kò sọ pé namus tó máa ń sọ̀kalẹ̀ lórí isa ni wọ́n ní ìdí fi jẹ́ bẹ́ẹ̀ ni pé li anna kitaba musa wọ́n nítorí pé àwọn tírà nabi musa alayhi salamu mujtamilun ala akthari al-ahkam in tó kó sínú púpọ̀ àwọn nǹkan tó jọ mọ́ ìdájọ́ ni so àwọn nǹkan tó jọ mọ́ ìdájọ́ ni so ni pé a ah, so ẹni títí ẹjọ mọ́ ìdájọ́ yẹn náà so ẹni tó sọ ìdájọ́ yẹn kalẹ̀ ìmá dákọ rẹ̀ náà masakin yóò mọ̀ pọ̀ wọ́n ni sallallahu alaihi wasallam ìpẹ́ẹ̀rí pé nínú nǹkan tán sọ̀kalẹ̀ fún annabi sallallahu alaihi wasallam in tó jẹmọ́ ìdájọ́ náà pọ̀ au wọ́n ni ó tún lè jẹ́ pé ilẹ̀ annà Musa torí pé Musa bu'itha wọ́n gbé e dìde bin niqmati ala fir'auna wa man ma'ahu láti pé kó jẹ́ ìjìyà fún fir'auna àtàwọn tán wà pẹ̀lú rẹ̀ gbé ó lè jẹ́ pé wọ́n gbé annabi Musa dìde láti jẹ́ àtàwọn tó wà pẹ̀lú rẹ̀ ní pé wọ́n gbé òun dìde láti pé káwọn èèyàn fi sórí ibú látara rẹ̀ torí pé wọ́n kọjá lórí ẹ̀ wọ́n sì rò pé báwọn àwọn pa wọ́n ni kadhalika waqa'ati an-niqma so wajhu tashabuh àwọn àfáàsí ma ń sọ lè dáadáa ní pé àwọn wajhu tashabuh tó wà láàrin Ibn Qayyim sọ lè nínú Jala'ul Afham so Ibn Qayyim sọ lè nínú Jala'ul Afham so wajhu tashabuh tó wà láàrin wajhu tashabuh tó wà láàrin àwọn yahudi so in terms of in tó jọmọ́ ahkam bí a kéèkéè ń dé báyìí in terms of tó jọmọ́ ahkam ó pọ̀ gan ju àwọn nasara lọ so in terms of tó in tó jọmọ́ ahkam so torí pé ṣètọ́nù gọ́rọ̀ àwọn yahudi pẹ̀lú pé kán yìí máa dún ní nǹkan tí àwọn nǹkan kọ̀ọ̀kan tí Ànábì Mùsá sọ tí wọ́n lè lórí ẹ̀gẹ̀rán ìdún ní máa rẹ̀ wọn bá mọ́ sí ẹbọ wọn bá mọ́ sí àwọn kẹmí bá nasara àwọn tí ẹ̀ ti pa gbogbo ẹ̀sìn tì kò sí táwọn ṣe mọ́nú ẹ̀sìn so àwọn ni كذلك وقعت النقمة على يد النبي صلى الله عليه وسلم بفرعون هذه الأمة so bákan náà ni pé anábi jẹ́ ìjìyà fún àwọn Fir'aun al'umma yìí wọ́n ni wa Abu Jahl ibn Hisham so wọ́n ni Abu Jahl so ibn Hisham wa man ma'ahu so àtàwọn tó wà pẹ̀lú rẹ̀ bí Badr ní Badr aw qalahu tahqiqan lirrisala ni pé àbí bóyá Warqa kàn dákọ Musa pé láti fi rinlẹ̀ pé òun gba ti Musa náà wọlé o wọ́n ni li'anna nuzula Jibril ala Musa àbí tahqiqan li risala láti fi kan nípa pé wọ́n ránṣẹ́ sí annabi sallallahu alaihi wasallam àti rasulu lannabi wọ́n ni pé li'anna nuzula Jibril torí pé sísọ̀kalẹ̀ tí àtàwọn kírísítẹ̀ni àtàwọn jíù ní ẹnu kò lè lórí bayna ahlil kitab bi khilafi Isa yàtọ̀ sáà nabi Isa táwọn yahudi tí wọ́n ya ọ̀daràn wọ́n ní fa inna kathiran minal yahud torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn yahudo yunkiruna nubuwata wọ́n ma ń takò ìjá nabi ọlọ́run annabi min anna waraqata ní pé waraqo kana ala i'tiqadi nasara so òun náà wà lórí àdìsọ́kà àwọn nasara ni fi adami nubuwati Isa nígbà annabi Isa Isa annabi Ọlọ́run ọba wa da'awahum àtàwọn claims wọn annahu ahadul aqanim so ní pé òun náà wà nínú àwọn aqanim àwọn ìjọ kan ni so àwọn ìjọ kan tí wọ́n yí ẹ̀sìn annabi Isa padà náà pè ni fahuwa mahal wọ́n lè lè yóò possible nípe yìí tí as-Suhaili sọ yìí ò possible so nípe yìí tí Suhaili sọ yìí ní pé kò wọlé wọ́n ni la yu'raju alayhi èyí ní padà sí fi haqqi Waraqa nípa Waraqa ní pé wa ashbahi àtàwọn tó jọ mimman lam yadkhulu fi tabdil nínú àwọn tó ti pé àwọn òkó sí ìyẹ́sìn ọlọ́wọ́ bá padà wọ́n ni wa lam ya'khudh amman baddal àwọn òsì mú látọ̀dọ̀ ẹni tó tán sí kíni látọ̀dọ̀ àwọn tí wọ́n yẹ́sìn padà على annahu قد ورد عند الزبير بن بكار. ní pé ó ti ẹ̀ tó ti wá wá látọ̀dọ̀ zubair ibn bikar o ṣe wọ́n pé ó ti kọ́kọ́ ibn hajjar ti kọ́kọ́ sàlàyé rẹ̀ wọ́n ta bá gbé lórí pé à musa ni wárọ́kọ̀ dákọ̀ so musa ni wárọ́kọ̀ dákọ̀ bọ̀ ìdákọ̀ rẹ̀ yẹn kò túnmọ̀ pé kò gba ànábì Ìsá wọlé o bọ̀ tábátẹ̀ tún wọ́n tó bá ok ẹ̀yẹn sọ pé kò gba ànábì Ìsá wọlé ni àbí ó ti ẹ̀ ti wá wá látọ̀dọ̀ az ibn Bikar من طريق عبد الله بن معاذ عن الزهري في هذه القصة أن ورقة قال نبي ورقة صلاة لا تجونا يبي ناموس كني ناموس عيسى والأصح ما تقدم بطيئتو لا لا في عجلون ليتو تسواجو وني وعبد الله بن معاذ ضعيف عبد الله بن معاذ سري ضعيف وني نعم في دلائل النبوة بين دلائل النبوة لأبي نعيم بإسناد حسن إلى هشام بن عروة عن أبيه في هذه القصة أن خديجة أولا أتت ابن عمها ورقة wọ́n ní nínú dalaili nubuwa ti Abu Nu'aym ní pé bó ṣe wọ́n bẹ̀ ní pé Khadija kọ́kọ́ lọ bá Waraqa fa akhbarathu al-khabar ó wá fún nírò fa qala la in kunta saddaqtani tó bá yẹ pó gbàmí lódodo innahu la ya'tihi namusu Isa so ẹni tó wọ́n bà náà Musa Isa ni alladhi la ya'lamu alladhi la yu'allimuhu banu Isra'ila so àbí alladhi la yu'allimuhu banu Isra'ila abna'ahum àwọn tó ṣe pé àwọn banu Isra'ila ò kọ́ àwọn ọmọ wọn wọ́n ní fa'ala hadha wọ́n ní lórí eléyò fàkánà wàtàrọ̀tàn ó sọ láwọn èmì pé kíni nàmúsù kíni nàmúsù Musa but sí kíní yóò ti tàbùkọ́ àìdà tí Ibn Hajar fún wa tí Ibn Hajar náà fún wa wọ́n ni fa inda ikhbari Khadija wọ́n nígbà tí Khadija fún ní rolahu bil qissa pẹ̀lú ìtàn wọ́n ni qala wọ́n lọ sọ fún pé nàmúsù Isa wọ́n bi hasbi ma huwa fihi minan nasraniyya pẹ̀lú nǹkan tó wà lórí ẹ̀ nínú nasraniyya wọ́n ni wà inda ikhbari nabi okay okay okay òun sọ so wajhu sí wà fún báyìí so Ibn Hajar sọ pé nínú ti riwaya ti Abu Nu'aym pé Khadija ti kọ́kọ́ wá bá Warqa so túnmọ̀ pé nígbà tí Khadija wá bá Warqa ó sọ pé namusu kini namusu Isa wọ́n ni wà inda ikhbari nabi nígbàtà nabi sallallahu alaihi wasallam wa ó ní qala lilmunasabati allati qaddamnaha nítorí àwọn reasons tá ti sọ síwájú wọ́n ní wa kullun sahih gbogbo ẹ̀ ló sì lálàáfíà wallahu subhanahu wa ta'ala ọlọ́wọ́ ló sì ní jùlọ so inshallah ibi tàti dóní so kò jẹ́ bó sì jẹ́ kọ́nà ọba kí kò sí wọ́n láǹfàní pẹ̀lú ìta ti kọ́ kọ́nà ọba kí ó fún wa nímọ̀ tó yẹ